الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفى الله سبحانه وتعالى أترى لكم كاتب هو النبوة محمد صلى الله عليه وسلم قال وبصر القرآن وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر gbàtọ́lọ́ bá so nígbàtí ọlọ́ọ̀bá tí wọ́n clarify pé anábi Sulaiman alayhi salam ọlọ́ni wa ma kafaru Sulaiman walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr wa ma unzila 'ala al-malakayni bi Babila Haruta wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه سولون جوجي ونينو آية قرآن يكوي àkọ́kọ́ anabi Suleiman alaihissalam kò ikin sí onídẹ́ ìdínú wípé àwọn Yahud àwọn Jews láwọn tàọ́lọ́ bá wáyé wọ́n ma ń fi ti sọ́dọ̀ anabi Suleiman ipé onídẹ́ ni wọ́n àti bàbá rẹ̀ kódà mọ́ ń kà fárọ anabi Suleiman alaihissalam bẹ́ẹ̀ ológun onídẹni àti anabi dawud aleyhisalam irọ́dẹ̀ ni anabi dawud àti anabi sulaiman wọ́n kí ń ṣe onídẹn wọ́n dẹ̀ kí ń ṣe kèfèrí bal anabi ọlọ́run ọba làwọn méjèèjì gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe jẹ́ yíwa nínú ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ nínú àyàtì nínú Qur'an but ọlọ́run bá fún anabi sulaiman ọlọ́run bá fún mulkun adhim ọlọ́run fún wọn ní ọlá tó lágbára débi pé mọ̀jízáàtì tó pọ̀ gan azin àwọ́lá tó lè tó ní agbára débi pé anábi Sulaiman aleyhisalam ọlọ́run fún wa láǹfàní àti mọ́gbọ́n kan tí àwọn ẹranko mi bá ń sọ ọlọ́bàá gẹ́gbẹ́ bọ́lọ̀bàá ìṣọ́nù Qur'an anábi Sulaiman aleyhisalam ó gbọ́ tí ìkan nínú àwọn náàbì tó ọlọ́wọ́ fún ànábì Suleiman alìsàlám ní agbára alọ́dẹ̀ fún ní mọ́jíza ìmá síkíníu ìmá lu ìmá darí àwọn àjẹ̀nú pẹ̀lú ìyọ̀dá ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tí kèkí ń ṣe irú títí àwọn onídẹ́ ìmá darí àwọn àlìjànú ìmá sọ fún tó yá sílé nígbàtí sí pọ́lọ̀ bá kó wọn sí abẹ́ àti ànábì Suleiman alìhìsàlátù wassalam so uh, kama yàtọ̀ láàrin in tó jẹ́ mu'jiza àti sọ́lánà yàtọ̀ ń bẹ láàrin idán àti mu'jiza àbí karama karama ó ní àwọn àbí mu'jiza ní katọ́lọ̀ bá mọ́ sí fún àwọn òjíṣẹ́ rẹ̀ àbí àwọn ànábì rẹ̀ nínú àwọn flow of things bí kẹ́ ṣe ń flow láti lè jẹ́ káwọn yẹ́mọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ànábì Salih alayhi salam nígbà tó ń sọ pé tání àwọn èèyàn rẹ ní ìgbàta tó lè nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ àfi tó bá tó ní kápàtà kó jáde kó láti nú kí ràǹkómi jáde láti nú àpáta yìí ó dẹ̀ jáde faqala so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ànábì Isa alayhi salam Ọlọ́run fún àmú ìzáàtì tó pọ̀gbọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà Ànábì Ọlọ́run tó wá bí fọ́mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lánàbí Muhammad sallallahu alaihi wa alihi wasallam a ẹkùtàrọ̀bá ti sáàtú wa inshaqqal qamar Ọlọ́run ní àsìkò yamal kiyamati súnmọ́ òun sì làsí méjì bẹ́ẹ̀ ni òun gbogbo wọn da ya bi bayin kínìdí wọ́n challenge anẹ́wà Muhammad sallallahu alaihi wasallam nípa pé ó yá tó bá jójì iṣẹ́ ni ó ní jẹ́kiri ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan tó pọ̀ bí kánẹ́bì sallallahu alaihi wasallam kó ní nǹkan mímu díẹ̀ kó dẹ̀ tó ọgọ́rùn èèyàn kó kàn mú bẹ̀ kó dẹ̀ so ìyàtọ̀ ń bẹ láàrin mu'jiza àti àti sẹ́hẹ̀r ah, ìyàtọ̀ àwọn àríṣẹ́ mọ̀tọ́lọ̀ bá ṣe fáwọn òjíṣẹ́ rẹ̀ àtàwọn nẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kàrọ́mà àwa gbà pé kàrọ́mà ń bẹ ó gbọ́dọ̀ takó pẹ́ntẹ́gbẹ̀ ní kàrọ́mà tó lọ àwòlíyà ọlọ́mọ ń ṣe àwọn kàrọ́mà fáwọn ni wàlí kí náà ń ni kí náà ń pè ní wàlí kìkín ṣe báwọn súnfí bá ṣe ń wìláyàwó wọ́n mọ́ jogun rẹ̀ ni wìláyàwó báyìí báyìí ni àtàwọn yọrọ yọrọ yọrọ tán kú sí bẹ́ẹ̀lì gbogbo ẹni tó bá ti ń bẹ̀rù ọlọ́ọ̀bá fa innahu waliyullahi azza wa jal ẹni ayò ọ̀rẹ́ ayò ọlọ́ọ̀bá ni ọ kìí ṣe pé wàlíyù láwọn sífàtì kan pé ah, wàlíyù ní àwọn ọgbọ́ aṣọ báyìí wàlíyù yóò mọ̀ dégùn fìlà gangan ká ní wèrè ni wá ká ní wòlí ni wá ká ní gbá ni wá ká láwo ni wá àbí ká gbà pé mo jogun wà líyì ìjẹ́ wòlí mo jogun rẹ̀ lọ́dọ̀ bàbá mi ni àbí ká tẹ̀sùn wá bá rí pé táà mọ́ sọ pé wòlí ni mí wòlí ni mí gbogbo lè nǹkan ni superstition ring tí ó ti ẹ̀sí kankan bẹ̀ ni ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àbí wòlí kan kọjá jọ kan kíní kankan bẹ̀rẹ̀ sí ní mọ́ fún kẹlẹ̀ fún ìgbàwó bẹ́ẹ̀ lọ but wallahi Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ kan nínú tírà wọn lápẹ́ al-istiqama ní pé akbaru a al-karama in tan pè ní karama ti fi tóbi jù wa al-istiqamatu ala din kò ní ìsìnkọmọ̀ lórí ẹsẹ̀ wallahi ó ní karama ti lágbára karama ti gbá wòlí lélé yíò ọlọ́run fún kààrọ magawo ó ní pé ibi táwọn yẹn ti ń sọnù lọ́sọ́tún tán sọnù lọ́sọ́sí ọlọ́run wá ń ṣẹwárí àṣírí orunkọwò wọ́n ni àṣírí orunkọwò ọ̀nà méjì ló pín sí idán méjì ló pín sí sẹ́hẹ̀rùn hakikiyun wà sẹ́hẹ̀rùn tẹ̀kìlìyun wọ́n ma ń pín sí méjì wọ́n nìkan ni sẹ́hẹ̀rùn hakikiyun o ni sẹ́hẹ̀rù tó jẹ́ pé wọ́n ṣe change gẹ́gẹ́ fún ara rẹ̀ mathalan kí n fọwọ́ di máti wọn báyìí kó dẹ̀ di tẹ̀kìyìlíyún ni wípé kí ní yóò déwúrẹ́ àmọ́ dáwọ́mọ́ yí lójú hmm? sáàrù ayùn náà kí n sádásójú yí ẹ̀yin wà máa rí gẹ́gẹ́ bí ewúrẹ́ ìran méjèèjì kò sí ìtùwò tí kí n lọ àlìjànú bẹ̀ ni o àlìjànú ó fọ́ ọdún ogbó lójú báyìí kì ní ìyẹ́wà máa rí gẹ́gẹ́ ṣe yí báyìí náà kódà yóò mọ̀ múfù yóò mọ̀ rí gbogbo náà kọwọ́ síhìrù ni ìyàtọ̀ wà láàrin asíhìrù wà ṣáàwàdà aṣáàwàdà orí táwọn alùsáàwìhún tó mọ́ sí àwọn bí àwọn bí kí na mọ́ ń pè wọ́n ẹ́ àwọn bí three stars àbáwọn bí wọ́n mọ́ lọ́dún magicians wọ́n mọ́ ń lò tajawuzan bí pé ẹni tó pásà ti lè dáwọ́ ọmọ pé magician ìtú ẹlọ́bí pé kìí ṣe ogun magician ló pè ní kéfìrí nínú àwọn tàrífàtì tí ò ní nínú àwọn ìṣtìláhàtì tí ò ní definition kan tó kún ọjọ́ sí irú wọn bẹ̀ gbogbo tó bá ti but èyí tí ò bá ti ló jínú bẹ̀gbọ́ àwọn ìwé àti kankan mafi ọkà máa dọwọ́ mú ní máa mú agbófọ́dá ní máa yìí mo ti tọ́jú pẹ́sùn náà ti bí yíò máa mú agbófọ́dá ní máa túnbọ̀ máa yọ pẹ́sùn jáde ok eh bóòlù microphone ṣe di pencil owó kò dí èyí mo kàn ló àwọn mo kàn lọ àwọn tíìtì kan ní ilé nǹkan tó léwu ní àmẹ́niyàn òdí kéfèrè ẹni ẹ ó ń rí lójú ọ̀nà tó léwu rẹ wọ́lá <clears throat> ó lè padà promote because ẹ mọ́ ń promote láyé yìí mọ́tẹ́ni ẹ́ ṣe tó léwu ní kí ìmọ̀ dọwọ́ wú àgbìrì tán máa ń ṣe tí wọ́n ni pé wọ́n ó lè fi nǹkan gúnra rẹ̀ yóò fi ọ̀bẹ gúnra rẹ̀ báyìí ọbẹ̀ yẹn bí ó ti ní wọ́n ti ṣe tí ó wà adjustable tó bá ti fi kẹsẹ̀ bá yóò kàn sáwọn lónìí ó fò gẹ́gún rẹ̀ ó sì jọba yìí ọbẹ̀ yóò jáde padà pa wọ́n ló fò gẹ́gún rẹ̀ kò lẹ́gún ẹ́ àílẹ̀ lógún o so kí ní kan wà níbi tó tó wá léwu ní pé ọ gbọ́dọ̀ yọnu sí náà lè anna buridọ̀ bìlù kúfùrù kúfùrù ìwọ́n rí tó ti ń ṣe dán inú rẹ̀ wá ń dùn ẹmọ́ fà kó bẹ̀rẹ̀ sí ní tó bẹ̀rẹ̀ sí ní mọ́sí àwọn tricks àwọn yóò pọ̀ mẹ́ bí a yóò sáré dájọ́ síbẹ̀ ní bíbà àwọn kàtí ò tó bẹ̀ gan ọ̀yẹ́ lọ sí ibẹ̀ àwọn kan láwọn wá sí fíìmù àgbákò kan bí njó ní báyìí àwọn èèyàn ó gbọ́ àwọn èèyàn ah, àtàwọn olómi tẹ́rù bí akùnrin kan lè lọ́bẹ̀ ogun kálukú wá lọ wá rọ́ lọ bìbà báyìí wọ́n wọ́n wò kí lẹ́ ń wò lára rẹ̀ wọ́n ṣe tí ò rí ẹ̀dẹ̀

tẹ́lẹ̀kọba gbígbà adẹ́sì ní báyìí ẹkùn káwọn tí ó lọ kí mọ́bẹ̀ pé kí lẹ́sẹ̀ ń bí kí lẹ́sẹ̀ ń bí entertainment ó ti sọ̀pọ̀lọpọ̀ di kèfèrí wàláhì entertainment entertainment entertainment náà ni ìlú òsàlẹ̀wà entertainment bẹ́ẹ̀ ni àsìkò gbádùn bẹ fún mùsùlùmí àmọ́ kí n ṣe at the rate of our own din lè sàrọ̀lá kìí ṣe at the extent or at the cost of our own day láti wà mọ̀ entertain ara wa ẹ̀ríkà sọ́rọ̀ so wọ́n ní ṣẹ́rẹ́ aláwọ̀kọ́ iná gbèrè sẹ́hẹ̀rùn hakeke yóò huwa ìbárọ̀ta ní ọkọ̀ nìdì yóò nù fàtúfẹ́ ha sáhì wọ́n lò ní àwọn oúnjẹ ìkátàmọ́ndé àwọn àwé mọ́ tàmọ́wé nǹkan mọ́ oúnjẹ tàmọ́wé nǹkan mọ́ onídòwà ṣe kìdẹ̀ yíwà ṣe náfù túẹ̀ túẹ̀ na ń pè bẹ́ bí olúgbóhùn a ma ń gbé sábẹ́ asọ́bí wó kàn jọ́lá tó rẹ̀ túẹ̀ àbíkọ́ ma bẹ́lẹ̀ mi sọ̀rọ̀ ní ọ́fíìsì olúgbóhùn bẹ́ lára rẹ̀ yóò mọ̀ sọ fún pé ọ̀gá ìtàbáṣe lélé yóò ìtẹ̀tẹ̀báṣe náà so ẹwọ́n kọ́ọ̀dù ni akùnrin nìkan tí wọ́n sọ mẹ́lẹ̀ lọ́lọ́fin ni pé wà mí ṣáfùmí nàfàtàtì fèrè ọkọ̀dé àwọn nínú mo tún wá ìsọ ọlọ́ọ̀bá kò níbi agúrú àwọn nàfàtàtì àwọn tọ́lọ́ ṣe tó ẹ̀ fèrè ọkọ̀dé kẹta ti dé wọ́n ti lè múyẹ̀ tó wá fẹ́ kọ́yìn ọkọ̀ àti àwọ́sẹ́ra wọn wọ́n wà mú nǹkan wọ́n bẹ̀rẹ̀ bí aláwọ̀kọ́sí wọ́n fi ọkọ̀ lẹ́ẹ̀kejì sí wọ́n fẹ́ ìmọ̀ ti ara báyìí wọ́n wà gbé ìtẹ́sìyàn ó kọ́ dùn wọ́n ti wé e. ẹ́ wáde 12 ìntàwí fún kìníkan ní ṣe kìníkan ìntà ṣe kìníkan ní ṣe kìníkan ìgbàwó kòkó wà bà sáàsùn kó jẹ́ bó ṣe jẹ́ o kó gbó ṣe rí o ìgbàwó ni wọ́n bá kàrẹ́sà because wọ́n ti bẹ àlìjẹ̀nú lọ́wẹ́ ni wà orúkọ agẹ́gẹ́bẹ̀ náà ni àwọn ọfọ̀ tọ́mọ ń wí wa kalamun yutamtam bihi àtọ̀dẹ́ pẹ́ mọ́ tamtama ní eh, oh, kò ní yẹyin tán sọ kìí ẹ̀dì nìkan wẹ́wẹ́ kíni ẹ wo nínú àwọn forms of entertainment ń báyìí ẹ wo Harry Potter èyí tó bá wọ́n àfí mi ń báyìí yóò já ọ̀nà àti jìkìfẹ̀ easy láyé yóò Harry Potter lásán ó jìkìfẹ̀ ní wọ́n lọ sọmọ ọ̀rọ̀ ajójó bí ìkìlì kan rédèrèdè wọ́n lè mú kí ní kẹ̀dá níláyè wọ́n wá sọ kí ní kẹfọ́ wà tó yìí ó jẹ́ wà jẹ́ ìlàkàrà kìlì wallahi hadi in kufr because tó kù yẹn kọ́ òpin tó pè ní orúkọ rẹ̀ ẹka ọkọ̀ rẹ̀ pè ọ̀fọ̀ pẹ̀lú foreign language pẹ̀lú ó lè jẹ́ latin ẹ̀ ń sọ báyìí àbí greek àbí romani òkú yóò bá ti wá wí òun náà kọ̀nfà tó wá wí fọgbọ́n ní gbọ́ kó sẹ́kó sẹ́ntíkínẹ́kàkínẹ́kà kíní kan tí kíní kan máa ti kíní kan báyìí kíní kọ́kàn gba kíní kan ní kíní kọ́kàn kíní kan báyìí ó láwọn kan tí wọ́n yí àwọn tí wọ́n ń sọ àwọn kíní ẹ̀ tó bá ti ń pè wọ́n àwọn kíní ẹ̀ ló wà dé tọ̀ kí fẹ́ ká báyìí ibi tí mo bá ti ní ẹsẹ̀ ní ẹsẹ̀ ó yá so wàyẹ̀stẹ̀ínú bí ṣayatín fi kàlámi ọ̀rọ̀ tí sọ yẹn kọ́ o ń wá ìrànlọ́wọ́ àwọn ṣayatín àwọn èṣù wà záyìmù àti àwọn ndé pàrọ̀ bàntẹ́ tí wọ́n mọ́ ndé tó mọ́ ndé mara wà kìtàbá ti tọ́láàsìm yaktubuna bí asmá ìṣayatín àtàwọn áàtì ní kọmọ́lá pẹ̀lú orúkọ àwọn ṣe ìtọ́rù ó gbogbo yá jálìjálì yá jálìjálì jálásì ẹ̀dá ní jẹ́ bẹ́ẹ̀ iyaka na abudu wa iyaka na sẹ̀kí yájẹ̀ ìjẹ́lu kí ní kẹ̀kẹ̀rẹ̀ kan iyaka na abudu wa iyaka na sẹ̀kí sálẹ́fẹ̀ yájẹ̀ ìjẹ̀jẹ̀láru tọ́lọ̀ ní jẹ́ tọ́lọ̀ ní jẹ́ wà ọ̀tá àwọn rọ̀wá níyà ẹgbẹ́ wá kí ní kẹgbẹ́ wá so àbáwọn ó wà láwọn á ti ní wọ́n lè gẹ́bà ìṣẹ́lá wọ́n lè kọ sóòtù ìfàtí aládùgbùkú bismillahir rahmanir rahim wọ́n lè bẹ̀rẹ̀ láti ikú parí rahim ní lọ́dún ìfọ́padà sẹ́yìn náà àwọn àkọ́gbà kí náà kọ̀ yìí náà àà ah! wọ́n àkọ́gbà rẹ̀ báyìí wọ́n lè kọ̀ aláwọ̀ báyìí mohamed báyìí kan kọ́kọ́ ìdẹ̀nú ìsírí ó kọ̀ bàbá rẹ̀ wọ́n wà fódìí wọ́n ká tí ó dìskọ́ ẹ̀

ìmọ̀ bí kọ́tìlì ó lè pàyẹ o wà ìmọ̀ bí ìmọ̀rọ̀dì ó lè fàkúrẹ́ o wà ìmọ̀ bí ìkìláàlì bí àkìlì ó dẹ̀ lè sẹ́rì láákàyìyàn ó lè tọ́nù láákàyìyàn bẹ́ẹ̀ni wọ́n lè fi yàyẹn so reality ni pé àkìlì ọmọ ṣiṣẹ́ wà máa hùn bí dọ̀ọ̀bùrínà min pẹ̀lú ìyọ̀dọ̀ Allah tọ́lọ̀ bá ti kọ́ ipé kí ní yóò ṣẹlẹ̀ sí ọ ọlọ́ lè fi sàdẹ́wò fún ọ lóòtọ́ mùsùlùmí a ní bùkátà sí kama mójútó àwọn adkar àti àwọn àwọ̀rọ̀d ṣẹ̀ríyà adkar sabah kama fojú kí rẹ̀ àwọn ọmọ wa náà kí ẹmọ ọya bẹ̀rẹ̀ adkar rẹ̀ tí ó ti ka Qur'an láàrọ̀ yìí tí ó ti báyìí tí ti báyìí annabi ni kọ yahudi yahudi kan tán pè ní labid bin al-a'sam al-yahudi kí ló ṣe ó sàsà lẹ́bí sallallahu alaihi wasallam ó ṣe ìdẹ́ sí ẹkù ó mú àwọn ibi tí ẹ bá ya ohun àwọn tó bá já lára ohun yẹn wá rí gbà pẹ̀lú kóòmù ẹ́ ó wá wo pẹ̀lú àwọn sẹ́kan ó wá lọ sọ sínú odò ó wá jẹ́kọ́ rẹ̀ nẹ́bí sallallahu alaihi wasallam ẹwọ́n tó tó wá yọ́sá nẹ́bí ni ó yọ́sá nẹ́bí ni ojú kọ́nà pé ànẹ́bí ò ní ti ṣe nǹkan yíwa ojú ò ti ṣe ànẹ́bí ọ̀dọ̀ lọ́rẹ̀ ọ̀kà mo tó agbílẹ̀ ní àrí ẹ̀ tí wà mo ti bẹ́ẹ̀ ní àrí ẹ̀ tí ṣe mo ti bẹ́ẹ̀ ní àrí ẹ̀ tí ṣe títí tàbí láìka tó jì bá sọ kalẹ̀ àdàkí ló ṣe mọ́ni mọ̀tòbù níbi ọ̀rọ̀ ẹ̀ tó wọ́n ti tọ́bà rí wọ́n ti tọ́ ti wọ́n ni ta ló ṣe wọ́n ni làbídì al'asọ̀lẹ̀ yahudi ìbólówà wọ́n wà ní bíbí òkú kátà wà kátà wọ́n lọ sí bíbí rẹ̀ wọ́n wà ìgbàlọ́lọ́n sọ al-mu'awwidhatani kúl àìrù bí rọ́bì náàs bọ́lọ̀ ti rí ànẹ́bì ní sallallahu alaihi wasallam ilé ìmọ̀jẹ́ kú yàwà pé tí wọ́n lè bá lè affect ànẹ́bì fa'ana wa an tàbí bá bí àwọ̀lá àti àṣẹ́mì àti wọn àṣẹ́ àtúnwà mọ́ prone àtúnwà mọ́ exposed sí kíkíní kọ́ affect wa tó bá ti lè affect Muhammad sallallahu alaihi wasallam kí ẹnu tẹ̀ bọ̀ kí ni mùsùlùmí náà wọ́n ṣe haa yé sáàdúwà kóra báyìí sáàdúwà kóra báyìí sáàdúwà jẹun yóò báyìí ìdí ọmọkùnrin ò tó nú o bá ti bá ti bá ń fa yá aláwù ká mọ́ fa yá àyásẹ̀ náà o mọ́ fa yá àyásẹ̀ dákùn ó dìlé wíwò o ní láti fa yá àyásẹ̀ sórí máa fa àwọn àtàrù tàti mú ẹyìn àwọn àtàrù lọ máa fa ok ẹ̀mí olólùmọ́ ṣe ìsìnkú annabi man ṣe istighfar ó kéré jù ní 70 times a day ma annahu qad ghafara Allahu ma taqaddama min qad ghafara Allahu lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara anabi wo isti astaghfirullah astaghfirullah astaghfirullah anabi wa wi ó kéré jù 70 times a day yau kama ẹ̀mí olóòlò ń ṣe ìgbà olóòjì láàárọ̀ tó rẹ̀ bada ma amatana wa ilayhi nushur ẹmì olórin ti sọ ẹmì olórin tó wá fẹ́ wọ́n tọ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé a'udhu bika min al-khubthi wal khaba'ith tó bá fẹ́ jáde ẹmì olórin ti sọ min sharri ma khalaq àbí àìdù tàbí kẹlìmáti láì tààmàtì min kulli àìnín àhábùhámà wàbẹ́ wa min kulli àìnín wa min kulli àìnín lámì ẹnu lọ́wọ́ jíza bismillahi alladhi la yadurru ma fi shay'un fil ardi wa la fis samaa wa huwa as-sami'ul 'alim ẹnu lọ́wọ́ ti sọ kíní ẹnu lọ́wọ́ jíza àti ìbẹ̀rẹ̀ báyìí ẹmẹ lólòwẹ́ ti sọ́lá ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹmẹ lólòwẹ́ ti ka ayatul kursi ẹmẹ lólòwẹ́ ti ka fatiha ẹmẹ lólòwẹ́ ti ka bakọ́rọ̀ àti bẹ́ẹ̀ ó dẹ̀ fẹ́ affect wa ní ó dẹ̀ fẹ́ bá wa ní jẹ ní àbí aláàkùsọ́wọ́kọ́ níbi àbúrú ṣètọ́nà tó bá di ijó insha Allah a máa ṣàlàyé ìrẹ́ gẹ́ẹ̀lẹ́ kejì hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka